gbogbo ẹlọ́ba lọ́ba àlúkọ̀ọ́kẹ́ ẹbẹ̀rù ọlọ́run kalẹ̀ nífọ̀kànbalẹ̀ gbogbo mẹ́kàájí ilé ẹbẹ̀rù ọlọ́run àwọn àfáà náà àmà búra wá ń ta nísìn tí bẹ̀rù ọlọ́run tí wá sílẹ̀ tí àkóta tí èrí ibú gbogbo àwọn àfáà ń kọ́ sí ara wọn ìrà àgbákò tọ́jẹ́ pọ́kọ̀ máa ń fà ní kankan wá fún ìsìláàmù olùmùsùlùmí náà fi mùsùlùmí tọ́ba di ọ̀la ìbànújẹ́ ni tẹ́bá pìtàn fún ẹni tọ́kọ tíra ni ní àádọ́ta ọdún tí ń bọ̀ lẹ́yìn yóò pé wọ́n bá mọ̀ ní wọ̀n bá ti kọ́ kí lọ rẹ̀ fi sí torí ara rẹ̀ nìkan torí àǹfààní ti ẹnìkan wọ̀ṣínáàbù náà wà yìí ọmọ tọ́lọ̀ ní a mọ́ sí abáfẹ́ kọ́kọ́ ọba rẹ̀ àfíká jìnà sí tí a bá ti bẹ̀rẹ̀ sí ṣe sínà ní sàárọ̀ ọmọ fún ẹ̀yìn ọmọ wùwìwì ọba ti gbé nǹkan ní nǹkan arọ́ ọmọ fún wọ́n ti dọ́rọ̀ lẹ̀ àbọ̀rọ̀ mi ni wọ́n sọ ni kò sí fọ̀kànbalẹ̀ tó ti ṣe tí wọ́n ní kí ọmọ sí

wà sàlámàtà ìbádẹ́ sàlámàtà l'ákìl bí èèyàn ọkàn èèyàn bá balẹ̀ kò ní rí wéka kò ní rí kéúka lọ́sọ̀rọ̀ fún yóò gbàgbé nítorí pé sàlámàtà l'kọlbí kí ọkàn wà ní àlàáfíà náà ni sàlámàtà l'ákìl ní jẹ́ kí bírèni ó pé sàlámàtà l'ákìl àti kọlbí ni sàlámàtà l'bádẹ́ni bẹ́ẹ̀ wọ́n bá múyàn lẹ́sẹ̀ ń sin àbúmúyàn níka wọ́n bá ṣe wú tó tí má sí ń rọ́ tó lọ́mọ gbúrò ẹnu ọpọlọ ọmọ gbúrò ẹnu ọkàn Wàláì gbogbo ọ̀rọ̀ tí ń bẹ lọ́kàn rẹ̀ ọmọ gbàgbé ẹ̀ àti kíkí ní wọ́n sàn. Ìzọ́tò nàfú sí wàlùkọ̀ná àtù. Ẹ̀rí tí kí lè mú ẹ̀yàn fọkàn balẹ̀ náà ní kọ yá yóò kàn. Abádóde tí ń pín wa lówó, wọ́n á pín ọmọ kéwò ẹ ní 500, wọ́n á pín ìwà àfà ní 200, ìtọ́ yíó ní kọmọ sọ̀rọ̀. Ìzọ́tò náà sì pán ààrẹ ní lọ́dọ̀ ọmọ rẹ̀. Tó ń sọ láti, ah, ah, èmi mọ́ mú wá tó dé. Bẹ́ẹ̀ mọ́ Ọjọ́ bá fọ́dọ̀ ní àjọ kíkùnrà jẹ́ ọmọ kíhù mi ní, ẹwà fọ́ ọmọ kíhù mi ní 500, ẹwà fẹ́ mi ní 200. Ọmọ kí wọ́n àwò báyìí pé ó oh, oh, àfàfà ọ̀fẹ́ kọ́ dáa fún mi. Lẹ́yìn ìgbà tó ti tẹ́ lọ́n tó ọ̀fara máa ń tọ́fẹ́, ó tó ṣẹ ọmọ kíhù rẹ̀. Ó tó wá dá lábùkù lọ́dọ̀ àwọn tí pínwó. Alkọ̀ọ́nà ara ló ní wọ́n fọ́ ọ̀rọ̀ pẹ̀lú lẹ́yìn

ẹ̀rí dọ́là kan gbà ń bì kan ẹ̀rí kíní kan àbẹ́ ẹgbà yìí ayín kó yìí tẹ́gbà fàlà kí mi á sọ pé lóòtọ́ ni olú ẹ̀ ti yóò jẹgò ti gbẹ̀ yìí ní tí ò sán aṣíwájú aṣíwájú ọmọ jẹ́ ìyẹn sì pán aṣáájú ìkẹ́ni tí

Bọ́lá ti wá múra láti bá ẹnikẹ́ni gbé pọ́blẹ́mù rẹ̀ sí, bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ ti bá ọ̀nà gbé kí ẹ. Tahammul ní fíyàn lọ́kàn balẹ̀, ẹjẹ́ nà sí ihò. Ẹni tí ó sunkún lọ bá àfá, tó sunkún lọ bólógùn, tó sunkún lọ bá pásítọ̀, àwọn wà fi tajà, wọ́n fi polówó ọjà, àwọn ọ̀rọ̀ àtọ́bá bẹ̀rẹ̀ ọlọ́lọ́kù. Kí ni lálájá àwọn alámbẹ́ ní kọ̀rọ̀ fún ọfẹ́ fi wọ́n tó tóbi ọfẹ́ fi tajà ọfẹ́ fi polo ọfẹ́ ni yòókù káà náà lè máa wọ̀ pé tọ̀ ìwọ́ta láti rẹ̀ bòmí tọ́ lọ sótó bóònù sọ̀kọ́ fi pọ́blẹ́mù kún problemat problemo problemani problemat <laughs> mo gbé pé a mo gbé mo gbé single wa mo tó wá gbé pé wà wá adáwọn makádá ó sí tí wọ́n bá ti gbà fọ́lọ́run wallahi lazim e to je ona ebu ona ni al-imanu imanu ni fa amanu wale ihsan kama wa sidada sani tama tani tama ani ke anemi ni ka sidada titi kanako o ka yo bale olo ko tin bale yi mo bo aja tin bale dugu mo bo titi ka kai ku tele mo bo won nje won ba ran won si won ni jise to sa won si àbẹ́ ọ̀rọ̀ ayé ibi tí wọ́n lọ kí ẹ̀mí burúkú kankan kó sára ológbò nísìn ológbò tó ń bọ́ tó ń tọ́jú ẹ̀ áà kò ní jíṣẹ́ torí pé oore rẹ̀ ti sáájú délẹ̀ àmì eléyìí ọgbà tí ẹ̀mọ́ jẹ eléyìí ọba nínú jẹ eléyìí ọpa alẹ́kún eléyìí ọwá nígbà náà ó lè fọkàn balẹ̀ ọkàn rẹ̀ ò lè balẹ̀ kó bàbá wọn tọ̀ wọn ológun bí jẹ wà àtìmọ́lò ha alẹ́ ilmọ̀ wa máa rí fẹ́tùn láìta alẹ́ ìwọ́lọ́kàn balẹ̀ o ìwà lọ́ọ̀kàn balẹ̀ dàkùn má fi ìyàwó dàmú àwa ìwà lọ́ọ̀kàn balẹ̀ o ìwà lọ́ọ̀kàn balẹ̀ ìwà lọ́ọ̀kàn balẹ̀ Jọ̀wọ́ mọ́ ìyàwó dàmọ́ àwa fi wá lọ́kàn balẹ̀ o. Ọkọ mọ́ dàmọ́ àwa. Àfi wá lọ́kàn balẹ̀ o. Ọkọ̀kọ́ dàmọ́ àwa. Fi wá lọ́kàn balẹ̀ o. Ìmọ́ fàyà dàmọ́ àwa. Fi wá lọ́kàn balẹ̀ o. Má fi lú dàmọ́ àwa. Fi wá lọ́kàn balẹ̀ o. Má fi sì dàmọ́ àwa o. Èmi wá lọ́kàn balẹ̀ ooo. Èmi wá lọ́kàn balẹ̀. Ọmọ fàyé dàmú àwa. Èmi wá lọ́kàn balẹ̀. Ọlọ́mọ fàyé dàmú àwa. Èmi wá lọ́kàn balẹ̀. Ọlọ́mọ fòsó dàmú àwa. Èmi wá ooo. Èmi lọ́kàn balẹ̀ ooo. kò sún fi tàfọ́wò eré lọ́sẹ̀yìn ọlọ́nà gbogbo ẹ̀ ẹ̀sì dáhùn pọ̀lá ìtọ́ba sóògùn má sáré púpọ̀ jù àfi ọmọ sí rárá má sì lọ ibi tọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ bọ́bá bẹ́ẹ̀ ṣiṣẹ́ àfi ọmọ sí rárá àṣejù ọ̀dá ọlọ́bíṣẹ́ látàárọ̀ àkó wọ́n túká lọ́jà òkú lọ́jà ìjọ́ kankan nìkan sọ pé ọlọ́ ẹnu pé bọ́yá kọ́sọ́mọ́ wà kọ́sọ́mọ́ wà gbogbo wọn túká ò túká wọ́n fúnra ó lè sí ọ̀tọ̀rọ ọgbà fọ́lọ́un lóṣòkòrò nù ọjẹ jíjẹ òfẹ́fẹ́fẹ́ ọwẹ́ wíwẹ̀ àákí títí kìíní náà tó wá dàrùn mí sí ọlá ọgbọ́dọ̀ kọjá la alkùnrin níbòmí Alẹ́dínà yunifásitì ànábì Ibrahim ní àti wọ yunifásitì ànábì Ibrahim ìtò sí ayé ìlàfẹ́ sọ̀rọ̀ ìrà àdúró فأي الفريقين أحق بالأمن إن كنتم àmànú wà láwúyá líbi sùúrù ìmànàhùn bìzúlímì alẹ́bìnà àmànú wà láwúyá líbi sùúrù ìmànàhùn bìzúlímì ọlá ìkàlà ọmọlè àmnà wà hó mọ́ta jẹ́bẹ́ ànẹ́bẹ̀ Muhammadu ẹgbẹ̀rún bá níbi dáadáa ẹjọ́ orílẹ̀ jù báyìí lọ ẹmẹ́ra jìgìjì nítorí ó ṣe ọ̀rọ̀ Oríṣẹ́ àwọn olóṣèlú wa bá dé à ní ìjòkó ọ̀rọ̀ báyìí wọ́n fi jẹ́ kẹkẹ ọlọ́run ju ogun wa lọ. Sallallahu alaihi wa sallam. Anábí ìjòkó ń fádà, ìjọkan, wọ́n wà ń tẹ́wà sí bá ṣe ṣe yìí níwọ̀n sí wá sí bá ti ṣe yìí tí wọ́n sọ fún wọn pé ìmìtì sáré àwárẹ̀ òsìnàbì náwàáhì kí kálukú pàfọ́m mẹ́bọ̀ ti dá níwájú ọlọ́run ọba rẹ̀ ó ti nà sí tọ́lọ ní ọmọ sí kó sì máa ṣe tọ́lọ ní ó ṣe ibẹ̀ ni fọkànbalẹ̀ wà kóódà orí wà ń bẹ ẹ̀rọ ọlọ́run kan ń bẹ nítòkó ni a máa fẹ́ a máa dọ́kọ̀ọ́ a máa ṣe síná a máa ṣe gbẹ́ntí ọ̀dá ọwá ni á ah, ọ̀rọ̀ta níbi sọ yìí wọ́n sì lò wọ́n lọ fẹ́ lọ́bá jáde lóru nígbàtí ṣáwà gbé ọfẹ́ lọ kó mọ́sùnmọ́sùn ní wọ́n ń sọ bí táwọn obìnrin sùn tí ọkọ wọn sí nítòsí láti lọ bá wọn sùn àwọn tí ó sì kó mọ́sùnmọ́sùn náà ti palẹ̀ mọ́ wọ́n ti palẹ̀ mọ́ jàkadì ẹni tí ọjà lè ti palẹ̀ mọ́ pé àyí máa fẹ́ rí alùkì alùsúbú àlùwó tẹ́rọ ń bá lù wọn kọ́ ṣubú lulẹ̀ fún wọn ìsálọ èmi tó ti palẹ̀ mọ́ ogun tí ó ṣe tí ọ̀dá lọ́bá yọ wọlé gọ́lọ́ gọ́lọ́ gọ́lọ́ ọgbọ́bìnrin mi tó sùn ọwọ́ adébẹ̀ lọ́bá ara ti wá àti tó ń ṣe ọlọ́run sí sallallahu alaihi wasallam ah! bí wọ́n náà bá tẹnu bọ̀ ẹ́sẹ̀ ọ́sọ̀ tó ju tèmi yílọ ọkù lílò àtèmi àtẹ̀yìn ọlọ́njẹ́ alè lò ọmọ bá gùn títí tàbá dára bá dúró pọ́lọ̀fẹ́ anábìsì ah! ni mọ́ ṣe ìsìnàmọ́ ní kò lúlùbò ni nítorí kọ́ mọ́ pariwo mo tó fi ìyà jẹ́ nù ah! jẹ́ mọ́ ọrọ́jú náà ẹ̀wàjọ́ díjọ́ kẹta ó dé fádà wájú ànábì tó ń gbọ́wà sí bá ti ń gbọ́ yìí lóbìnrin bá wò ah, ti jí kí á láti jọ ìdí wọn lọ́kọ jẹ́ lọ bó ń sí ọlọ́run wọ́n lọ bá àwọn jẹ̀mọ́ pé wọ́n fẹ́ ẹsọ fún ajẹ́sùn àrílà ajẹ́ bẹ̀rẹ̀ sí ìdí ọláòtí gẹ́gẹ́ bí wa ní ìfòwánú sọ̀fá o bọ́bìnrin ti wánù lọ́dọ̀ ànábì Nẹ́bà bí ká nẹ́bì lédíwé, ábẹ̀rẹ̀ kan wọ́n mẹ́bí in wọ́kọ, kọ́dọ̀ ni ẹbùn ládùá, kò sì sáburú mẹ́ ẹni tí ọba fẹ́ sí bàjẹ́ yóò sọ náà ní pẹ́tọ̀ pọ́ wà, mo fúrì lọ́nà aláàrí. Èmi dé lànẹ́bì bá ní, àṣẹ́bẹ̀ ah, ni ẹ̀yà àgbàgbà fàábé ẹ̀rọ oríwó. Nẹ́bà ọkùnrin kan lọ́ọ̀kan, wọ́n bá nàka sí pé eléyìí, òun náà wáyàwó. Sàmàrí kan tí máa ṣe káàkiri àìsọ fún gbígbé olóhun náà wáyàwó náà bá pè jáde ìwọ́n tí wọ́n lé ọ̀rọ̀ ìyàwó rẹ̀ sí kí ní jò níbẹ̀ ni ó nídi ìyàwó lòun nídi ìyàwó mi obìnrin tó wáyìí anábì ni ẹlọ wúra yín nígbà wọn wúra wọn ọlọ́dà obìnrin náà lọ́dà kí wà anábì bá ti lọ́wọ́ sí tọ́wọ́ bá ti lọ́wọ́ sí mọ̀ faramọ́ bọ́lọ̀fẹ́ anábì bá ní ẹ̀dà wọn pọ̀ wọ́n máa ẹni àkílódé sí tó wó tàdá kí ó ní a ń kèsè yìí kílódé wọ́n ní nígbà tẹ́ ń sọ̀rọ̀ obìnrin yìí mo gbàgbé mo ti tàbí kan bẹ̀ nígbà tọ́kùnrin ń wọlé hmm? nígbà tọ́kùnrin ń wọlé gígí gígí lóru obìnrin yìí tají ah tani tani tani lọ́ba farapamọ́ ó láǹfààní kó kí obìnrin ẹ̀mọ́lẹ̀ kó bẹ̀rẹ̀ sí gbà torí kọ̀sọ̀kọ́ mẹ́kọ̀ sẹ́nìkan lọ́ba yọ obìnrin lọ́wọ́ wá sódà nẹ́bì ní ń pòun fẹ́ lọ́kọ ni wọ́n wá lé ta ní wọ́n á jẹ́ pé ọkùnrin yìí náà wọ́n pè wọ́n ọ̀yọ̀wọ̀lẹ̀ wọ́n wá ń ṣàdúrà fún lọ́wọ́ ń sunkún wọ́n ní kí ló sunkún lẹ́rù ọlọ́mbà onye ní ń gbà tóbìnrin yìí sọ wípé ọkùnrin kan wọlé tọ̀hún tí wọ́n sì ti máa wánu ìjẹ́ ẹ̀ta tó dákọ ní òun ló lọ òun ti sọ sọ dada. dáadáa kúkú fúrì ṣùgbọ́n gbà tó òun tó jí tó ń fẹ́ máa bá sẹ́lọ ti wà sí lọ ọrọ fi lọ́lọ́ wá sọ di aláàlì ìhun yìí à ọmọ dáka gbà fọ́lọ̀ wọ̀kẹ́ ìbọn káàkù mẹ́rin adẹ́bì ní sẹ́wọ́ ti nínú ni ó ní náà ló ń tọ́rọ pé tó ń bá tó lè gbà wá sí rẹ̀ jù báyìí lọ yóò tó dáa fún jù báyìí lọ àìgbàfọ́rọ̀ ní òjá sí mítọ̀ bá sẹ́lé ń bí àbá tọ́mọ́lá kejì jẹ́ torí ti ẹnìkan tó rò sí ti ẹ̀wò ojúwò wípé ọlọ́run ló ṣe fún ní àbẹ́mì ní ṣe ẹjá padà kí ìjọkó ilé sàǹfà ìgbọ́n sàǹfà ní lọ́kùnrin wọ́n wá so igi fún ni ẹ̀dá nǹkan jọ fún ọlọ́pọ̀ ti ẹ̀tẹ̀lé níyàn bá páyọ ọlọ́run tí ọ̀jẹ́ àrámù yóò rí aláàlì ìkúrẹ́sẹ̀ kìí ṣe dandan ní ká ṣẹbọ ká jó dìndí èèyàn mc ọ̀sọ̀lẹ̀ kan ọláwọ̀ ẹlòmí ti bá débi pé dìndí èèyàn wọ́n jù sagbàrà wọ́n sì jò kalẹ̀ kò sì ní ní ju sí ìmọ̀ ogun yìí lọ kò sì ní kọ́lé ẹlòmí ò ní kọ́ kankan tí èkó mẹ́ ti jó yàn láwọn èèyàn agbègbè ẹ́ ṣe tó ń sọ̀rọ̀ báyọ́ ọmọ fáàrí yẹn lọ́wọ́ ní olóhun rẹ̀ nìkan lọ́nà rú wọn wájú òun kókó máa sọ̀rọ̀ tó wọ́n bá sọ̀rọ̀ òun ó kú lónìí tó ń bá ti sọ díẹ̀ yóò kú wájú òun tó bá ti jọ́ kejì yóò tún wá ní wọ́n pẹ̀lú sábàbí pé ọ̀run lọ́wọ́ fún ṣe ní o nínú mílò ẹnu ta pátá pàtì táàrí ipa ní wọn orípa ni wọ́n jẹ́ pé wọ́n pa á tì nígbà wọn ọ̀pẹ́ kàn àwọn ọmọ ọlọ́run fẹ́ sọ òun lérí ibú orí ṣe òun tọ̀ wọn wá nìkan ọmọ kékeré láyọ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni zẹ̀ríà ni tàbí sí ìpè ló ti bẹ̀rẹ̀ sí kí sí ọlọ́run àwọn ẹlẹ́bọ olóòsà bá bá rẹ̀ ńbẹ́ńbẹ́ ìyá rẹ̀ ńbẹ́ńbẹ́ ẹlẹ́bọ pé wá ọmọ yìí kí ló fi ọlọ́kàn balẹ̀ máa yóò àmẹ́nùkà kí ló fi ọlọ́kàn balẹ̀ kò níjọ ọ̀lẹ́nìkan ọmọ kékeré ni Bí wọ́n sọ fún ọ̀yí pé wàkàífà àkáàfù. àkáàfù nígbà tẹ́yìn ọ̀bẹ̀rù pé ẹ̀yin ṣẹbọ pẹ̀lú ọlọ́run ẹ̀yin ọ̀bẹ̀rù ọlọ́run èmi ó sì wá bẹ̀rù ẹ̀yin kí wọ́n fẹ́ pàmí láyà amúnú ìfọkànbalẹ̀ nu ìbẹ̀rù ọlọ́run ló gbèdé rẹ̀ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí ò lẹ́nì kankan kọmọ ogun kọmẹwé kọmẹgò. mẹ́ẹ̀lẹ́mù yóò lọ sí ibi ìyá tó lè fi lọ́kàn balẹ̀ pé ẹbọ yìí ọlọ́run nífẹ̀ẹ́ títà ní ṣe é. fàáyò ìfọ̀rí báyìí ni arákùnbílà amúni. ẹni tí ń sàbò sí àtẹni tí ń ṣe talẹ́ntọ́ ìfọ̀kànbalẹ̀ tọ́ sí. nǹkan tó ń dalẹ̀ mọ́. wọ́n ẹgbẹ́ bá màá sí ṣe ń bẹ̀ bí káṣẹ́ tọ́lọ́run ọba ni. àlẹ́bí náà mẹ́nu wọn. ó fẹ́ tọ́ bá ti tọ́lọ́run gbọ́ Àlẹ́bìnà ámànù. Gbogbo ẹ̀tọ́ wá ti gbọ́rọ̀ ń gbọ́. Wàlámù yálbì só ìmẹ̀rẹ̀ àwọn bí zulmi. Gbogbo kan ti ẹ̀nà balẹ̀ ní. Tí ti kájú sí kéwúké, wọ̀wọ́ Ọya amújínsìn, àwọn ọmọ ẹgbò rẹ̀ ti ti tọ̀ sí ìtẹta àbẹ̀ọ́nù. Ọya. Àlẹ́bìnà ámànù. Ọ̀rẹ́ akọ́dẹ̀ ẹlẹ́bọ̀tọ́ bá pọ̀lọ́ ń gbọ́ tó pàṣẹ bọ́lọ̀ ti tó nù kò ní nídàmú. wọ́n lámọ́ yàrá tí ọba ti ṣẹbọ tí ó ṣòṣà tí ó ti gbàtẹ̀lẹ̀ rẹ̀ ní mọ́tí ẹ̀. wọ́n mọ̀ ọ́ owó tó bá ti dáwọ́lé ọmọ yọrí èyí tó wá kàn kí ni àwọn ànábì tó ṣàṣeyọrí àwọn aláwọ̀ ti bẹ̀lẹ̀ ọ̀nẹ́sìn àwọn ànábì tó ṣàṣeyọrí jẹ́ méjìdínlógún wọ́n bẹ̀ pẹ̀tẹ́lẹ́kà rùpẹ́tùnà mítà dáṣẹ́ dúró nísìnyìnú torí sẹ́mi tí bàbá ó ṣe àdìbí tí ó tún kó wa ولا يؤذ به ولا يؤذ الفتى ما كان تعبانا الأمن في الدين والإحسان والأدب كذا المعارف بالأقدار إيمانا أماننا في الدنا طاعة خالقنا في الأمر والنهي بالإسلام قربانا ما دمت تنكر شرعا الله تجاده فلا تزال تجول الأرض خيران ليست قواعدنا تقضى بخيلتنا لا ينفع المكر يوما لا ولا لا ينفع المكر يوما لا وأزمانا وإن كشفت وقاد أتم مخاولة لا يسلخ المرء في ذاك لا زانا الأمانة فيما تستطعت به نفسا تبوغ به سرا وإعلانا نفسا تبوغ به سرا وإعلانا. من نعم، المرء مجنمه ọmọnìyàn láyé màgínà mọ̀ ọ̀rọ̀ ibi tó ti lè ọ̀ tí ó ti gbádùn mọ́ fẹ́ sọ fún yìí fìlẹ̀ ayé ìṣèrọ̀ àtùhùn aláríkí lè sinmi láyé wọ́n jọ̀gọ́jọ́ kan wọ́n rò gbọ́ ọlọ́mọdá fún sinmi ọlọ́mọdá kí lè sinmi kò sí sinmi táì láyé Wọ́lá ayẹ ẹ̀zù lífàtà máa ń ká na tàbánà. Máa ń ká na tàbánà ẹni tó kó dàmú bára rẹ̀. Ọfẹ́ là, ọfẹ́ lu nífẹ̀kan ṣoṣo. Ń kàwé lọ́wọ́ ọfẹ́ kọlé, ń ké lọ́wọ́ ọfẹ́ gùnmọ́tò, ọfẹ́ fẹ́yàwó, ọfẹ́ bímọ, ọfẹ́ kọlé, ọfẹ́ lọmọ́kà, yọ́lọ̀ bọ́n Jámúnì, fi العلم والإحسان والأدب إيه الأمن في الدين والإحسان والأدب أوجين بورو أكاكم الله جيكا فا Ìmòdí rò ọ̀nà ọ̀hẹ́ ọ́. Aláàmùnù fi dìínì wà lè ìsáàni wà láàdàbí. Kí tí mọ̀ kan bá lè wà fi dìínì ẹta màá sí lọ. Wà Ẹ máa ṣe torí pé nǹkan mi ń bẹ àìmọ̀kan ní fàtímọ̀ fíbà ẹ̀ sẹ́rí tí èyàn mọ̀ èyí ó pé kò sí láyé ni ṣùgbọ́n bá kàwé lé àbò kéde òyìn ní pé a ah, yẹn pé kìíní ìta rò pé ya ṣeṣe yẹn tó símpù tó ya àìmọ̀kan yìí sọ pa pa awo ìwọ tó ọmọ ń pẹ ẹ̀rọ ọmọ àbọ̀ ọmọ ń gbàdúgbò yìí yìí adọ́mọ̀ pẹ̀pẹ̀ ọlọ́ọ̀sùn kíní mẹ́rin ẹ̀dẹ́ bí jẹ́ pé àlìjáàlù àìmọ̀kan ìmọ̀ dẹ́rùbà yẹn in tí ẹ̀ ẹ̀kẹ́kọ̀ọ́ jìnà dáadáa bẹ́kọ̀ bá ti tó bẹ̀rọ kan yóò túbàlẹ̀ tó. Kàtàlì máa rí bèbè lákìdàrí máa náà. Wọ́n á àmọ̀ pé kádàrá ń bẹ ní ẹ̀kẹ́ òjù bẹ́ẹ̀ lọ tọ́ka òjù bẹ́ẹ̀ lọ́nà bá fẹ́ fún ní ta tó ń kírù ṣẹ́rẹ̀ aláìtẹ́jì àdúgbò. Lọ́pìn ìwà

Ìfọ̀kànbalẹ̀ wa láyé ni ká tẹ̀lọ́ba tó láyé. Fìlà ámúrí wà náà ìbẹ̀lẹ̀ ìsìlà mi kọ́rbánà. Tó ní a sì ní ká sí tó ní a máa sì ká fílẹ̀ ká máa súnmọ́ lọ́run. Lẹ́ ìsábí àwà ìjùná tòkèdọ́ bí láti náà. Ọgbọ́n òṣèṣe kan láyé, agbára òṣèṣe Wọ́n lọ́gbọ́n lọ láyé. Wọ́n nírọ̀lẹ̀ wé. Wọ́n létè lọ láyé. Wọ́n nírọ̀lẹ̀ pa. Láákà ìyà wọ́n agbára lọ láyé. Wọ́n tàbí ọdún mẹ́wàá ìsìn, àbógún ọdún. Wọ́n lọ́gbọ́n lọ láyé. Wọ́n nírọ̀lẹ̀ wé. Wọ́n létè lọ láyé. Wọ́n nírọ̀lẹ̀ pa. Agbára lọ láyé. Wọ́n ní kò láàkàrí àtúnyé ìṣòwò ló láyé. Kágbà fún Olúwa olójúlọ, kágbà fún Olúwa aláàlá aláàlá ilá ilá aláàlá ilá ilá ilá aláàlá ilá ilá ilá Muhammadu ya Rasulallah. وأني ومك أرضون من كان يريد العزة ولله العزة جميعا إليه يسعد الكنف إليه يسعد الكلم الطيب والأمل الصالح يرفعه من كان يريد العزة عنده من كان يريد العزة عنده من كان يريد العزة عنده Man kana yuridu al-izzata, man kana yuridu al-izzata, man kana yuridu al-izzata. Tó tó bá wákàkì ayé tí òjò sinmi sí lọ́run. Pẹ̀lú lẹ́kọ̀ọ́ ìzátú jẹmí Àlòsọ́líhù yẹ̀rẹ̀ fáwọn òòrùn ẹ̀rẹ̀ fẹ́ bí faraba wọn rẹ̀ fara àdúgbò bí ìmọ́mù tí ń ṣe yìí. Wọ́n lẹ́rí ìnàyàn kúrú náà. Ẹ̀wà rí ogun àwọn tí ń dọ́gbọ́n kọ́gbọ́n, mọ́kúrù, tí ń bẹ́ tẹ́kẹ́tẹ́ ìfi tọ́lọ̀wọ̀ ọ̀fẹ́ pọ̀ mọ́ tí ó fẹ́ láti lè fi bí àbùkátà alimakiru sẹ̀yí ùnà lahum azabun shadidu wa makiru la ìkàwò àyẹ̀bú ẹjẹ́ ká ayé ètí ayé òsí bí àbùkátà láyé láyàmfà olèmákìrù yau man láwà àzìmánà alèmákìrù ètè láyàmfà yau man kò lè wúlò níjọkàn zozo nígbà tí fásità tí wọ́n jọ pàwọ́pọ̀ pa mórítà láńjọ́ wọn àná tọ́lọ̀ bí wọ́n ṣe sábà bí ẹjọ́ jímọ̀ tí wọ́n á sìn dẹ́tẹ́ tí wọ́n wá ń tí wọ́n jọ sùn pé kéé ajẹ́kùn jàmbá òun náà ló sì fara dínkà

tó ṣe jàmbá nínú ìfòwánù ọlọ́mọjẹ ṣe àbí Nàìjíríà àbí ìjọba tí tó ń bọ̀ yíwa káàdáta tó fi kán gbogbo ayé àtàkọ́ta àkọ́sùkú fún yí àṣègbá àṣàwòtọ́ wá gbówó tọ́tọ̀ ńlọ̀kọ́lẹ̀ bàbá rẹ̀ tọ́lọ̀kọ́lẹ̀ sínú òkèrè láyé sílò ọlá àmọ́rò fèèsà

Ẹ̀dáyà amánẹta tẹ́tẹ̀ẹ́ bóbìnrin jẹ́ kí àmánà ọdún lọ́dọ̀ rẹ̀ fí máa tẹ́tẹ̀ sí bòbìnrin torí kí ni náfúsán kẹ́mì rẹ̀ ó lè gùn. Kẹ́mì rẹ̀ ó lè balẹ̀. Bọ́ bá jẹ tẹ́lẹ̀ mọ́tí ẹ, ọ̀ọ́sùn ọ̀hàrùn ní lálàkálà. Nàbùtá ẹ̀ tẹ́bù. Ṣé ìrà wà ìlànà. Nàbùtá ẹ̀ tẹ́bù.

àti ìkọ̀wánù sàfálẹ̀ ọlọ́lọ́wọ́ bàbá ìmọ́mọ́ àgbà bàbá wa Sẹ́ìfù tí wọ́n jòkó tí wọ́n máa ń fara mọ́mọdé fara mágbà gbogbo ń tọ́ka iláyọ̀ ọlọ́mọ tọ́lẹ́dà kan ní bẹ̀ kí nǹkan kan mọ́ka láyà bóyá lérí ọmọ bóyá lérí ìyàwó ọlọ́wọ́ bá yíyanjú bàbá àmìnà ààbí bẹ̀lọ́hun oníyàn dáadáa ní àtẹ̀mí náà àti gbogbo adájọ́ kàtàkì àwọn wa àti gbogbo ọmọ ìyàwó Islam tó wà ní Ramadan yìí

Bàbá alágbàjì ló kú àwọn ọlọ́pàá kí ayé tẹ̀lé náà ní tẹ̀lé. Ọlọ́run lára nẹ́bí mọ́sàsà náà wà kọ̀ọ̀kan wá. Àbà nẹ́bí sọ́pàgbẹ̀ ọ́. Àbí ìhàkú bàbẹ̀ wọ́ lọ. Àbà wọn Ọpẹ́ láyé ẹ̀mí rẹ̀ mú dáadọ́ ọpẹ́ láyé tẹ́lẹ̀ wọ́n mú jágbàdé àwọn àtúnlẹ̀ ìmọ̀ ẹ̀wà àwúdà ọlọ́lá olóògbà sílọ àwọn abìbẹ̀rẹ̀ ọlọ́rọ̀ yóò rí máa ń tó fà àwọn mọ́ àbàtẹ́bì tó túnbò mẹ́rọ ọlọ́rọ̀ wọ́n sílọ ráyé ṣe dáadọ́ ìṣẹ́lọ́ ọ̀rọ̀ ìṣẹ́ lè kánà jẹ́ sí ilmọ̀ sí. Wọ́n sílọ àwọn ẹni rẹ̀ sọ pàdé fún ọlọ́run jẹ́ ti wá náà dáa. ọgbàgbà tó tó bí ma ó ti bí mọ́ yẹn dúró ọ̀tí kánjújú wà Zakariya àtẹ́bì zaka àfibẹ̀rọ ọlọ́run wáyà yá àtẹ́bì yáyá àndákọ̀ rẹ̀ títí dọ̀la àpẹẹrẹ ìgbàgbọ́ ni ọlọ́run àbẹ̀rọ ọlọ́run sínà fáwa náà wáyé Ànábì Ìsá láìbárkà púpọ̀ gbogbo èèyàn ní pariwo ẹ̀ láìkọ́lé láì bí mọjá lálùbáríkà. ni. Ọlọ́run. Gbogbo ọjọ́ tí wọ́n ti lọ ayé tó ráyé sí wọ́n tó rọrùn ọjá náà ráyé sí kí á rọrùn ọlọ́run. Àtẹ́lì Ìsìnláìlà àmì ọlọ́run náà lálọ bá Mákà. Àtọ̀rọmọdé máa ti ẹ̀rẹ́ já rọrùn ọjọ́ náà ọ̀dọ̀ ọlọ́run. Ayúnú sọ̀rọ̀ lúta. Àtẹ́lì Ìsìnláìlà ọwà láti mọ́lé ọlọ́run yíó mọ́ta Yohana láti mọ́lé tàwà. Kọ̀tẹ́lì tí ò fi láti mọ́lé nù wa. Owó kálukú lọ́lọ́run dá lọ́lá, tẹ́lì kọ̀ọ̀kan lọ́lá, tẹ́lì kọ̀ọ̀dẹ́nìkan lọ́wọ́ àwọn bàbá wa ọlọ́run sanú àwọn ìyá wa. Àwọn akẹ́kọ̀ọ́ lẹ́yìn wa náà mẹ́jẹ̀ wọ́n ṣe ti wọn lọ́tọ̀. Gbogbo àwọn ẹ̀kọ́ wa àbúrò wa jájọ kúrò síláàmù jájọ wà jẹ́nà. Wọ́n jẹ́ tàbẹ́ ìná. Wọ́n jẹ́ tàbẹ́ ìná. Wọ́n jẹ́ tàbẹ́ ìná. Gbogbo àjọ́ òṣèrè tàbí wọn àlọ́ jẹ́ káàsì. Kọ́ bọ́ọ̀ ti gbà fóúnṣẹ́ ńlá ọlọ́run dákún gbà àdúrà wa bọ́ọ̀ ti gbà fóúnṣẹ́ ńlá bọ́ọ̀ ti gbà fóúnṣẹ́ ńlá bọ́ọ̀ ti gbà fóúnṣẹ́ ńlá bá ó ti gbà fóúnṣẹ́ ńlá bọ́ọ̀ ti gbà fóúnṣẹ́ ńlá ọlọ́run dákún gbà àdúrà wa bọ́ọ̀ ti gbà fóúnṣẹ́ ńlá bá ayàtà fi parí ẹ̀rùn Táwọn pé ní kọ́ọ̀dì ríyà náà, abẹ́ẹ̀kọ́, ọ̀tẹ́ríkà ìjátùmá, náà làáfọ́ olórin rí kọ́ ní, ìdásí ta á ń ta àyá àzízán bèlá zọ́lẹ̀, áyà yóò ní ká máa kí gbogbo bá wà nẹ́bì yìí ti ṣe àdáwò bá wọn, wọ́n kà dáwò àdáwò kan àmọ́ wọ́n páàsì lọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run dára náà páàsì. Wọ́n jẹ́ á di kèfèrí kó tó dára lọ́lá. Wọ́n jẹ́ á di ọ̀sẹ́bọ kó tó ṣeré fún wa. Àwọn àdáwà kà pé bọ́ọ̀ ti gbà fún ń fẹ́ ńlá, bọ́ọ̀ ti gbà fún ń fẹ́. Ọlọ́run dákun gba àdúrà wa. Àbò ti gbà fún sẹ́lá. Ó ti gbà fún Búráìmà tó sì gbà fún Ìsáhákà. Bó ti gbà fún Àìyúbà tó sì gbà fún Dá. Ọlọ́run dákun gba àdúrà wa. Ìgbà fún sẹ́lá. Wàhálà rọ̀ Abolúwàdá kọ̀ àbẹ̀rá, Fàlúfàdá òdà, Olèmẹ́jì. Fọ́lá mẹ́gírí fún àtàláfíà, Ìjí dáadí nípa, Àlúfàwàdá òdà ló bá ńlá, Wà ní alálẹ́